الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفون الله سبحانه وتعالى أترى لكم كاتب فون محمد صلى الله عليه وسلم وآله وسلم بيتي أشي على يدني بتفسير أنشي تفسير سورة الفاتحة هنا يرى الله سبحانه وتعالى تيالا نسوي بي إجاك نعبد وإجاك نستعينه adé ṣàlàyé pé ìtumọ̀ iyyaka na'budu òní àni wípé ìwọ Ọlọ́run nìkan la máa jọ́sìn fún wa iyyaka nasta'inu ọ̀dọ̀ rẹ nìkan sì la máa wá ìrànlọ́wọ́ wá so àwa tún wá ṣàlàyé pé bí Ọlọ́run bá ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ kò fi ilẹ̀kùn lẹ̀ kò lẹ̀ sí ààyè kankan lẹ̀ fún wa láti jọ́sìn fún ẹlòmí Allah because bọ́lọ́n ṣe sọ̀rọ̀ ẹni pé iyyaka iyyaka ìwọ nìkan na'budu lámọ̀jọ́sìn fún yàtọ̀ wà láàrin ká ní iyyaka na'budu àti ká ní na'buduka tó ń ti wípé méjèèjì ma ní ìtumọ̀ kankan náà àmá àkọ́kọ́ ta sọ ohun òun ó tún wá ṣe hasuru hasuru ní pé ó kó gbogbo ìbádà ó kójọ sí ó gbé fún Allah subhanahu wa ta'ala nìkan ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé zadul mahadi ẹ mọ́ gbàgbé wípé kò sí ìkàkàtà wá ṣe láyé tó ju alẹ́ ìbádà lọ tó jìjọsìn fún Allah subhanahu wa ta'ala lọ wọ́n ni wàlì kìyàmù bí ìbádàtí láhí wàlì sti'ánà tó bí i so kíyàn dìde lẹ́ni tí ó establish ìjọsìn fún Allah subhanahu wa ta'ala wàlì sti'ánà tó bí i àti lẹ́ni tí ó ma wá isti'ánà ìrànlọ́wọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kíyàn má lọ sọ́dọ̀ ẹlùmí ìwọ mùsùlùmí tó ń gbọ́ áyà yìí tó ń ka áyà wa iyyaka nasta'in lọ́mọ wípé wallahi kò tọ́ fún ọ kó mọ́ sọ wípé iyyaka na'budu àtìkà àìkàdébẹ̀ yàrí ok so kò tọ́ fún ọ mùsùlùmí kó mọ́ wí iyyaka na'budu wa iyyaka nasta'in lẹ́yìn ìgbà yẹn túnmọ̀ pé Ahmad Tijani kò tọ́ fún wọn musulmi kó mọ́ ní iyyaka na'budu wa iyyaka nasta'in kó tún ma wáyé na lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ẹlòmí dẹ̀yìn Allah níbi nǹkan tó ṣe pé Allah nìkan ni ma ń ṣe fún yàn kul inni so kò tọ́ musulmi bó bá fẹ́ ìrànlọ́wọ́ kan ọ̀dọ̀ Allah ló wà lọ́wọ́ kò tọ́ kó máa ságbà mígbà mi lọ sọ́dọ̀ ẹlòmí lẹ́yìn Allah so eléyìí ń sọ̀rọ̀ nípa tawhid wal ibada wal aqida as-sahih wọ́n ní wa qaddama al ibadata ala al isti'ana ọlọ́run wá ṣe kíni ọlọ́run wá kọ́kọ́ istighfar isti'adha rọjáwù khawfu bẹ́ẹ̀ tawakkul sujúd kìyàm bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo kí ní ìjọsìn fún Allah ìbádà ní gbogbo ẹ̀ wọ́n ni wa qaddama al-ibadata ala al-isti'ana min babi takdim al-am ala al-khass ní ọdọ̀ àwọn àfóò ní mímọ̀ ní tàbí sọ ní pé takdim al-am oníkakọ́ ti nǹkan tó wà general síwájú si ká wá fi nǹkan tó wá specific tẹ̀lé in tó wá specific yẹn náà kó sínú tó wà ní kíní o tó wà general yẹn náà wọ́n ni wà timaman bi takdimi haqqihi ta'ala ala haqqi abdihi wọ́n ni and then nípa ipé ọlọ́ọ̀bá ó kọ́kọ́ ti ẹ̀tọ́ ti ẹ̀ná kó tó wá ti ẹ̀tọ́ àwọn ẹrú ìyáka na'budu ìjọsìn ló sì fún Allah wa ìyáka sẹ̀bí ọ̀lọ́wà isti'ana wọ́n ni wal ibadatu ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yardahu min al'amal wal aqwal az-zahirati wal batina in tán pè wọ́n ni ọ̀rọ̀ àkójọpọ̀ kan ismun jami'un ni kí ni ka tó gbogbo tí Allah bá ti fẹ́ràn tó bá dẹ̀ yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀ àti àwọn ìṣesí inú àwọn actions àwọn èyí tó hàn ní àtàwọn tó pamọ́ wal-isti'anatu hiya al-i'timadu 'ala ni ìgbáralé Allah fi jalbil manafi'i níbi fífa àǹfàní wa daf'il àti àti títí aburúkú ohun ma a síkọ̀ ti bí hì fi tahsili dhalik tó ti pé yóò wà ní síkọ̀ nú Allah ikú ọlọ́ọ̀bá nìkan ló lè ṣe lè fún yàn ilé na ń pè ní kíni alistianatu naam ṣewárí iyyaka na'budu wa iyyaka nasta'in bẹ̀ṣẹ̀ gbogbo ìbádá oríbi tó jòkó sí náà ni ń pè wọ́lọ́ ọba bí gbàtàbá la ilaha illallah tawhid wọn ló kí sínú iyyaka na'budu wa iyyaka nasta'in alaysa kadhalik bóòlè yóò sì wá jẹ́ mùsùlùmí tó ń pè Allah subhanahu wa ta'ala tí yóò tún wá máa pè lómí dẹ́yìn Allah subhanahu wa ta'ala rẹ̀wẹ́ kò tọ́ kí fún yàn gẹ́gẹ́ ń ṣàlàyé sí fún mùsùlùmí tó ń jọ́sìn fún Ọlọ́run ọba kátúwà ma rẹ̀ ní kó túnmọ̀ jọ́sì fún ìbádálá rìjálàlá kó túnwà ma ní àínúna bí àónìlá àínúna ta ní pèyẹn àwọn ìbádálá àwọn agwath àwọn akọtọ́b àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn shayatinil insi wal jin yóò ka iyyaka na'budu tánú mọ́ṣálásí yóò dẹ̀ jáde yóò dẹ̀ lọ ma jọ́sì fún فيستعين بعباد الله ورجال الله فهذا ينافي التوحيد وينافي كلمة لا إله إلا الله إليه أتقو التوحيد أتقو لا إله إلا الله ابن القيم رحمه الله نينو زاد المعاد wọ́n ní ọ̀rọ̀ kan níbi mọ̀kọ́dímà wọn kan nípa la ilaha illallah kó lè bá àmà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn yóò mọ́ tí wọ́n sọ mẹ́lọ ìgbà la ilaha illallah wọn kí ni sójú la tán sọ yáà la ilaha illallah àwọn èèyàn gbọ́yé àwọn èèyàn mọ̀ ìtumọ̀ la ilaha illallah ẹ máa wò Ibn Qayyim ní pé wa ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sí ẹnìkan tó yẹ ká máa jọ́sìn fún dẹ́yìn Allah ọwá ti bẹ̀rẹ̀ ní tó bá ti sí muqaddima Zadil Ma'ad ọlọ́run nìkan náà níṣẹ́ kò lórogún kò lọ́gbà kan tó bá tún wá mọ̀ pé Allah nìkan náà ni kí ló dé tó tún wá ń lọ sọ́dọ̀ àwọn yẹ̀míwò kí ló ń wá lọ́dọ̀ àwọn tàbíbóṣẹ́ kí ló ń wá lọ́dọ̀ wọn ṣe bó ní Allah ni kí ló ń wá ń bí Ọ̀ṣun Òṣogbo ṣe bí mùsùlùmí ni ọ kí ló ń wá ń sọ́ọ̀sì ó a sì máa bá oníbi Allah subhanahu wa wọ́n ní kẹlìmọ̀tún kọ́mọ̀tí bí hal ardu la ilaha illallah tẹ́wọ̀ yìí kẹlìmọ̀ ní ti gbogbo lé ayé jòkólé lórí wa samawat àti gbogbo sama wa khuliqat li ajliha jami'ul makhluqat nítorí la ilaha illallah òun náà fi dá gbogbo nǹkan tó ń ẹnìkan tí ń sọ́ọ́sẹ̀ jù mìírí pé kí ló tọ́lọ̀ fi dá sáyé ah, ó kọ́kọ́ ronú lọ náà kò mẹ́dí tọ́lọ̀ fi dá sáyé wọ́n bá ìgbà tó yóò bá ní ẹnká mọ̀ tún ayé ṣe ń mú ní ọ̀lọ́ wádà kó máa sán kó káàkiri ó <laughs> sabila irú ọlọ́lọ́ sọ ní Kùránì pé ulaika yunadawna min makanin ba'id yíò tẹ́ ń pè wọ́n ní tó jìnà pé lágbàjá bí tó bá wà níbi tó ń pèyàn ti bẹ ní tánkẹ́ yọ́gbọ́ lágbàjá ọ̀ so kalimatun khuliqat li ajliha jami' al-makhluqat kẹlìmọ̀ tó ṣe pé nítorí tàkíkù kẹlìmọ̀ yìí òun náà fi lọ́lọ́ fi dá gbogbo wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun ọlọ́lọ́wọ̀n ò lálòmí o ní pé ṣọ́tọ́lọ̀ fi dáwà wọ́n ni Muhammad yìí náà ni Muhammad Muhammad wọ́n ni pé wàláhì wọ́n ṣe máa ń gínú wọ́n ni torí Muhammad lọ́lọ́ fi dáwà ah ìsọkúsọ ọ̀rọ̀ wípé Muhammadu ẹni àtorí ẹ̀ dáyé ta torí ẹ̀ dọ́run káì mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ dákẹ́ eh ọ̀rọ̀ wo ló ọlọ́run ò dáyé nítorí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹlùmí pé àwọ̀lá ah, kódà wọn ti bú ànábì ah. emotion ló fi ń sin lọ́run kìí ṣe mọ́ ó dá wà máa khalaqtu lil jinna wal insa illa li Muhammad bí ẹkọ́ wà ń bẹ́ bọ̀ kí ló wà ń bẹ́ li ya'budun annabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn lọ́lọ́ nítorí kẹmọjọ́ kìí ṣe Muhammad yìí náà ni ẹlòmí ò ní abiyama gbọ̀já gbọ̀ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ oníṣẹ́ ńlá orílẹ̀ tó bá mọ̀ òun pè ẹlòmí lẹ́yìn Allah ni ó ṣe mọ́mọ́ mọ́ ń pè ah, Muhammad lọ́lọ́ ni ó mọ́ sọ fún anú Kùránì pé kúl inni la amliku lakum dọ́fúrán mọ́ pè mí lè ṣe kẹ́kẹ́ fún ìyìn lágbára yìí lè ṣe anything for anybody ànábì ò mà kò lè ẹ̀yìn kò lè ṣe ànábì kan sọ pé tí ń bá mọ kọ̀kọ́ ní èmi kò níkú kọ́ọ̀rọ̀ jẹ́ ọjọ́ pọ̀ bá mú èmi kò níkú hadha rasulullahi sallallahu alaihi wasallam kayfa muhammadan ya rasulallah <laughs> orin ẹbọ ni ìwọ́n ní pé yá Rasulullah ó ti pẹ̀lú mí lẹ́yìn Allah ànábì tí wọ́n ń pè wọn ànábì lọ́lọ́run sọ Kùránì fún nínú Kùránì ẹ lọ́lọ́ tí wọ́n sọ wípé wa annal masajida lillahi fala tad'u ma'allahi ahadan ṣe bó lókè usulul la tad'u má pè anybody ma Allahi náyùnú àbí wọ́n ni ahadan annakiratu fi siyaki nahyi awi nafi awi istifham awi shart yufidu al-umum gbogbo ahadan anábì kó sí inú ahadan wọn ilọ́ wọ́n pé ìwọ́lọ́ wọ́n sí ya Rasulullah sí ọwá tún ní khudh bi yadi anábì ma fàmí lọ́wọ́ anábì wà ní tó fẹ́ sí ma ìwọ́n ní ọmọ wákàkiri <laughs> wàtàdá rọ́kà ní máa mú mi lọ́gbó oníbo ó ní fa áńtà àbí ànábì kan bàbá rẹ̀ wàláì wọ́kọ́lá ànábì kan bàbá rẹ̀ ọlọ́ni makana muhammadun abba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin ọlọ́ni ayà kùránì

من من مات وهو يدعو مع الله ندا دخل النار كيف تملك جماعه من مات وهو لا يدعو مع الله ندا دخل الجنة. أنا بنقول pé man laqiya ni wara'a hadha al-ha'id la yushriku dákàlà aljanna ẹni tó bá pàdé mi lẹ́yìn ògiri yìí kò wá ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wala yawal janna má pè ànábì má pè ẹlòmí lẹ́yìn ànábì ànábì gangan ni ó sallallahu alaihi wasallam how much more àwọn àrọ̀dìl àwọn majanin àwọn majahil àwọn masakin àwọn malahida zanadika tẹ́m̀pẹ́ Ewo ló dé tẹ́ ń pè eh, kí náà ń pè tẹ́ ń pè Ibrahim Niyas ẹlòmí tó bá fẹsẹ̀ kọ́bá Niyas Niyas Niyas e. wọ́n tó ń pè bàbá Niyas e. wọ́n tó máa ń kọ́ nǹkan ya Sheikha Ibrahim Gaufu lílé ìwà o mọ́ tán pè ní Gaufu àbí sọ tán pè ní Gaufu ẹni tí mọ́ wá ń dáyàn nígbàtí ìnira bá sàárè tẹ́ẹ̀mọ́ tí ń fèsì lọ́ra tọ̀gútù tẹ́ẹ̀mọ́ tí ń fèsì lọ́nù sàárè ìwọ ni wọ́n pè pé kí náà ń pè ẹ̀yà ṣe ìha Ibrahim àgáwòtú lélé wà rà gífì ni ìwọ ṣe Ibrahim ń pè wọ àgífì ni wà gbàmí gbàmí gbàmí ìsì gọ́ọ́fẹ́ ni alámà lónìí ọlọ́ni ẹ̀rẹ́ ti ní nígbà tẹ́ ṣe ìsìgọ́sà pẹ̀lú Allah àwọn musulmi lọ́jọ́ náà náà wọ́n ṣe mọ́ ní pé ya Ibrahim al-Khalil ya Musa al-Kalim ya Isa wa ya Nuh àwọn sàhábò ṣe mọ́ kí àwọn ànábì Ọlọ́run tó ti lọ so ibáyàbí ìkan wà omi kanáwà tó ti mọ́ nǹkan tó mọ́ ní káyẹ mọ́ pí ànábì wani uridu minka man tijani uridu minka muhammad uridu minka barhama ah àwọn yẹn si ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá wallahi tí wọ́n pẹ́bọ̀ làwọn ṣe uridu minka tijani uridu minka barhama onan sọmọ ọ̀yìn báyìí àrí ìkánà ìkánà àfọ́ olórin náà ń sọ kìnnìkan ó wikí ló wí ẹ̀yìn idha kunta anta kíná ń pè kíná ń pè idha kunta anta ya azizan bila dhulli fakathir bi dhikril mursalina bila mali ohun tó bá fẹ́ máa sẹ̀mí lórí ipò lórí yìí ma pọ̀ lẹ́ni tí ó ma dákọ̀ àwọn ànábì ọlọ́run <laughs> ní wọ́n dákọ̀ wọn Ibrahim wàkíníkan wàkíníkan ẹ james ní da dákọ̀ wà nẹ́bí ọlọ́bà fún kíni ó fẹ́ ma hama, ó fẹ́ ma hama. haúlà àṣírìkì náà haúlà hima ṣírìkì yóò ma rìn létí bèbè ẹgbọnú ìwọ tí wò tún ma rẹ̀ yíò bóyá wọ́n tẹ́ kì nínú ọmọ ń kọ kí náà ń pè yàtọ̀ ibà yàtọ̀ ibà ẹbọ náà ni o center of rasulu tán kó wá gbogbo kíṣẹ́ ti ọkọ́ tán kó wá fún yíò ẹbọ náà pè yí sí ń o ó gbà wé ya alì yabẹ́nà àbí tọ́ọ̀lì gíní ọ̀gẹ́gẹ́ àbá òyìn máa ń gbádùn bóhun ṣe dùn ohun tó dùn tó fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala èyí tí ń ṣẹbọ mẹ́ tó tún àdúnà ṣíríkì ń bẹ̀ bí tawassulu bid'iyyan hmm? kí ya rabbi bil mustafa baligh maqasidana ya rabbi bil mustafa fọ́lá náàbì tọrọ nù okú sí bídí àkànù èyí tí ma ń gbé ẹ̀ lọ sínú ẹbọ ó wá pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú ní tí ó mú kẹ́mùgbà tó ma ń kọ́ wọn lékẹ́ abdulukọ́dìrì mọ́dò kú ẹmú abdulukọ́dìrì má jẹ <laughs> ń já bọ́ wọ́láìbọ́sẹ́ ma ń kénu tó ó pè abdulkodiri mọ́dọ̀kú ẹmú abdulkodiri máa jẹ jábọ́ ó tẹ̀ ti jábọ̀ rẹ̀ dì ìkọ́dà ilẹ̀ lẹ́ lo inú gòlówà tó mà ẹ́ ó pọ̀ no ó ti ẹ̀kọ́ tó sọ ó ní orin kan tó kọ ní Ibrahim Niyas ẹbọ pọ́nbélé látòkìdílé ibi orin yẹn ya Rabbi bil Mustafa it's the least that can be said about it is its innovation doing tawassul with Muhammad so ya Rabbi bil Mustafa like mo ń fọ́lá nábi tọrọ wa hadha ma warada fil Islam kí lá ní káàmà fi tọrọ walillahil asmaul husna sọ pé ọlọ́run ya rabbi bi annaka rahman ọlọ́run wọ́lá pé wọ́n ni rahman sánú orúkọ ọlọ́ọ̀bá mélòó ló ti fi tọrọ tẹ́ kò mọ́ wọ́n ni wọ́lá nǹkan mẹ́ta tí ò ní di mẹ́rin kí ni nǹkan mẹ́ta <laughs> wọ́lá nǹkan mẹ́jọ tí ò ní di mẹ́sàn kí ló ń tẹ́ wọ́lá ha wọ́lá hù wọ́lá hù òhòhò yìí àháhà kí ni gẹ́lẹ̀ tẹ̀mbárakì tó gbà wọ́lé ń kọ́ òmìnà ni mujazafat àwọn kẹtẹ́ ìgbọ̀dọ̀ jìnà sí ó wá pọ̀ báyẹn gan wá pọ̀ gan wallahi pé ìmọ̀ tawhid in tó ní láti rílẹ̀ láwùjọ ni ṣẹ́rí tawhid tí ó sí mọ́ yẹn ló padà ń di pé ọ̀pọ̀lọpọ̀ because in tí ń jẹ́ rúhù tí ó ti kó lára ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn that kókó eh, kínàgbẹ̀ kúnnù eh, mùdùmúdùn islamu olúgbù rẹ̀ un <laughs> like reality hakíkọ̀ rẹ̀ ó nílẹ̀ ní tawhid wọ́n náà sọ yí báyìí wọ́n ni wà bí ha arúsàlálọ́hù tààlà arúsùláhù wọ́n ni kódà pẹ̀lú tawhid yíò òun lọ́lọ́ fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ wà anzala kutubahu nítorí tàwídì lọ́lọ́n fi sọ àwọn tírà rẹ̀ kalẹ̀ wà ṣàrọ̀ àṣàrọ̀ ìyáhù gbogbo àwọn òfin ṣe mọ́ ṣe nítorí tàwídì náà ni ó wà lè ájìlẹ̀ ha núsìbá ti lè mawazin nítorí tàwídì ni wọ́n fi gbé àwọn òṣùwọ̀n kalẹ̀ ní yawmal kiyama wà ṣúrí iná tí wọ́n fẹ́ káńsù lé ní o ẹnìkan sọ ọ̀nà ó ní ẹ lè pè anybody lọ́mọ náà kódẹ̀ ẹ̀ lè sọ pé ẹnìkan kó wọ́ná sí anybody jọ wọ́ná nígbà ń parọ́ fún anú mo bí ẹranko làwọn kàfirú náà liman lil a iná ní àwọn èèyàn tí ẹ̀ àlìjẹ́nà láwọn èèyàn tí ẹ̀ حديث ب عن ابو محمد صلى الله عليه وسلم بن صحيح البخاري ومسلم هني بن كتب يوم القيامه يؤتى بالموت على سوره الكبش كان النبي صلى الله عليه وسلم بيوم ميكوا ني يا وران كبشو اغبو ففون ati dudu هو ني يا اهل الجنه ايما الجنه àwọn kanáà pẹ̀ àwọn aljanna nù àmì alákọ́kọ́ akúnnú wọn o wọ́n wà ní kíni gbogbo wọn àwò títí tán fi rí gbogbo wọn ní orí má ṣe pọ̀ tó kọ́lọ̀n sí ọlọ́run kàwákúnnú wọn o kàwákúnnú àwọn tí wọ́n dùn mọ́ hatta yulaku yawmahumul ladhi kanu yu'adun mọ́ wọ̀rí ó padà pàdé jọ́tọ́lọ̀ bá ń sọ yìí mọ́ tètè mọ́ tó ń ṣe láyé ní ìsìn kó tó di pé ọjọ́ lọ mọ́ lórí wọ́n wà wò báyìí wọ́n wà rí wọ́n ni ma haza wọ́n ni haza wal maut ikú ni wọ́n wà ní ya ẹ̀dù wọ́n wà dúkì ní yìí wọ́n dú wal maut wọ́n wà ní pé ya ahlal janna àyà la maut ẹ̀mà aljanna ẹ̀mà sẹ̀mí lọ wà láìkò síkú ẹwùn kan báyẹ̀ o ṣe nínú nǹkan tí ó jẹ́ kínú yẹn dùn nínú nǹkan tí ó dùn àwọn ọmọ àlìjẹ́nà lójú eléwà náà rẹ̀ káníkú àwọ́kọ́ ní pé kọ̀kọ́kọ́ sí kú mọ́ táwọn ìbá wọ́wọ́ àlìjẹ́nà tí ọlọ́wà ń bí ọkọ̀ kàwọ́kún wọn wò ó ní pé ọlọ́wà máa sọ fún ẹ pé ṣe rí bítẹ̀ wáyé ẹmọ̀sìn tó <laughs> kò sí kò sára mú <laughs> ma fi haram kò sí kìníkà haramu ní nítorí ètò bọ́lọ̀ sí ètò àlìjẹ́nà ètò yẹn ètò pé o lè sí haramu gẹ́tì ẹni kò tí ẹ̀ sáramù nù bẹ̀ ó wà lè gbádùn tó any peak àti extent tó bá lè gbádùn lọ a ní o sóbí ṣe sùúrù láyé yìí ẹ̀ ayé yìí ayé sùúrù ni wallahi kí ló ń wá mọ́ wà àrámù ìntọ́lọ̀ fẹ́ ní ó ti tán ìntẹ́mì náà fẹ́ nù Ọlọ́run ò fẹ́ kí ni yìí fẹ́ nítorí tó bá padà wà ní Jánnà gbogbo gbádùn wọ́lá ìlọ́gbì gbogbo gbádùn Ànábì sọ sallallahu alaihi wasallam nípa ẹni tí ó wà ní Jánnà kẹ́yìn yóò wà wọ àlìjẹ́nà wọ́n á sọ fún yín pé tó bá ti wọlé yóò kọ́ rí pé Ọlọ́run jẹ́ kó rí pó ti kún ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ aljanna lè kún kò possible <laughs> ya Allah janna yìí ti kún ọlọ́ ni lọ wọ́ tó bá ti wá wọ́ tán kó lọ àpé janna tí kún o ẹni tí ó wà aljanna last oúnjẹ ní oníkà tí ó kéré jù Ọlọ́run sọ fún pé ó mọ́ rú tí wọ́n nìkan ní báyìí mithlu sama'i wal ardi eh mithlu ish as-sama'i wal bí ẹmọ báyé ṣe tó tàà mọ́bí tó parí sílẹ̀ ní àti sánmà èmi tí mo wà lè jẹ́nà kẹ́yìn ní tẹ́mi wà nínú àtàwọn malakútù orísìírísìí àwọn Allahu Akbar Allahu Akbar àti àwọn àgbádùn tí ò ní tán tí ó ma increase lọ ní kí ló ń wá mọ́ ẹ máa wẹ́ máa wẹ́ lómí o ó sọ alìjẹ́nà nù ardu ha ka ardu sama iwal ardu alìjẹ́nà tó ṣe pé bí in tó ń tẹ́nù kọ̀kan ó ní ó kéré ó ní bí ilẹ̀ àti sẹ́mọ̀ nífà wallahi ó wá torí two plot àti mọ́tò tó ṣe pé tó bá ní mọ́tò méjì ó lè wá méjì pọ̀ ó lè nẹ́sẹ̀ kẹ́sì ó lè jẹ ju ráìsì agolo mẹ́ta náà lọ yóò jẹ ju bẹ́ẹ̀ lọ méjì ó sì lè mú ju kóòkì mélòó kan náà lọ bó mú ju ọ̀sìtù ó gbà ó yóò gbàlejò ilẹ̀kùn kí wá lóítà wà lè ṣe sùúrù lórí àwọn ìṣẹ̀dá ìdè dúníyà tó ti pé ọlọ́run fún ọmọ sí àwọn aláàlì tó pọ̀lẹ̀ fún aláyé mọ́gbọ́ ara mú mọ́kò bá ara rẹ̀ dákùn mọ́gbọ́n ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mójútó ìbádà mójútó ìmọ̀ ẹ̀sìn wá ìmọ̀ nípa ẹ̀sìn rẹ kò sí excuse wípé eh, èmi ò mọ̀ nípa ó tètè mójútó nǹkan ní ìsìn nítorí àwọn màláíkà mọ̀ bí ọ nínú sàárè àníbi ni pé tó bá ń bèèrè question lọ́wọ́ yẹnu sàárè ike mọ̀ rabbuk yóò ní ha aha ma dinuk kò ní dáhùn ma nabiyuk ma dhalika ar-rajulu alladhi bu'itha ilaykum fakultuhu innama sami'tu an-nasa yaquluna shay'an faqultuhu a malaika wa ma fún lésì kan ìsí yóò kó dẹ́rùbà ó wọ́n ni ma daraita wa ma talaita ẹ̀ẹ́ so o mẹ́ o dẹ̀ study tí ma ní kìní kan wà ní ṣe tún jáwó kò bá jẹ́ 5,000 náà yóò ma rí bẹ̀rù kìní kan wọ́n pé kìní kan tap tap tip tap àbí kìní kan kìní kan ní ìsin tó àti èyí tí wọ́n ní pọ́mọ̀ ọ́nà ti kó lọ èyí tí èyíbó ti kó lọ ìjò ní mmt èyí tẹ́ tí ní ní arms àwọn tẹ́lá wọn kìní kan di dog àti káàtì orí òfò báyìí ah ọ àtọwọ́ àtọ́dún ọ̀nà ti kó lọ tẹ́ ìdámàrà yìí tẹ́yìn ẹ̀yìn sì rájá lórí telegram wọn ṣe bí kan lọ́lọ́ lọ ti fámásí òun lọ kówó sínú rẹ̀ bí kan ti kówó lọ báyìí o àrámù bá ẹ́dàkùn ó kà ń tẹ ọfẹ́ mọ́ tap tap òun tap tap tap tap tap tap kìní kan million kìní kan million ti wọlé òun tẹ́ra rẹ owó tọ́wọ̀ fojú rí virtual money coins kìní kan kìní kan ha ó tíwá mé kìní kan coins tó wá tíwá mé kìní kan coins just tap just tap just tip just tip bẹ́ẹ̀ gbà tí mm mú dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálùkù fẹ́ mọ́ obi tí ń rọ́ mọ́ sáfẹ́ torí ìgbádùn kékeré ayé káwàsù àlìjẹ́ náà nù àlìjẹ́ náà dákun wá ìmọ̀ nípa ẹ̀sìn rẹ wọ́n ni wa qama suqu li jannati wan nar nítorí la ilaha illallah yìí wọ́n ni ọjà alìjánà àti iná ló fi wà alìjánà ọlọ́mọtí ẹ̀ iná náà lọ́mọtí ẹ̀ in ti ń dayéwu ni pé àtọmọ alìjánà àtọmọ náà lájọ ń gbébẹ̀ àwọn tó bá di yawmal qiyamah imtazul yawm àwọn ọ̀daràn ẹkùn sẹ́gbẹ̀ kan so tawhid yẹn ẹlùmíà ni pé ààrẹ afá àdíti kan wá pé inna awwala ma yuhasabu bihi al-abdu yawm al-qiyama as-sala ìhun ni ìhun ni ìhun là kọ́kọ́ ọ̀ọ̀ ma yuhasabu tani ó hasaba tani abọ́gbọ̀pẹ̀ tani in kí wá ní kọ̀níṣẹ́ kí ẹjẹ́ musulmi hùn lẹ́yìn tàwídì ni káàfà ẹgbẹ́ fi wá sí tàwídì lẹ́ ẹnìkan sọ ó ní tàwídì tí lọ kọ́ ní Mauritania láàrin 10 minutes alólọ́ <laughs> kan lọ́rọ̀ tàwídì ẹlòmídì sí in tó pín tàwídì ohun mọ̀kọ́ mọ̀kẹ́ ohun òbí tàwídì kí náà pé mazda wahada yuwahidu tàwídì bẹ́ẹ̀ nìkan tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ kí náà pé ní manhaj mazaru mebe sọ́rọ̀fù lò pa manhaj bí manhaj bi maskan bi majlis bi manzila bí bi masjid mazaru mebe nù ohun mọ́ká nípa ìsìn basu no wa ta'ala wọ́n ni wà bí a ń kọ́sà mọ́tí lọ́kọ̀líkọ̀tù ìlàlìmọ̀kùnmìnín wàlùkùfààrí nítorí la ilaha illallah òun làwọn èèyàn fi pín sí múmìní àti kèfèrí lè ní báyìí àwọn ènìyàn mọ́ pẹ̀rẹ̀ àwọn láàfà wọ́n ní ara ah, kò sí kèfèrí kò sí tẹ́gbìn kèfèrí kò sí kèfèrí ah kúlíyà àyíwá lè kàfìrú náà kọ́ ẹ́ẹ̀ẹ́ ìròyìn kan ní ah wọ́n lẹ́yìn tẹ́láwọn yẹn kanú àmọ̀ ìyá tamá ṣe wá sílùmá sí dìbẹ̀ ọ́nà táwọn no no ọlọ́run àwọn kan náà kọ tí wọ́n fò kan no bí pé ọlọ́run kan ròyìn iṣẹ́ yẹ pé kúfùrù ni <laughs> ẹni tó bá ṣe ń wọ́láì <laughs> àwọn èèyàn ń gbìyànjú jẹ́mù tó ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn sáàfẹ́ mísí oúnjẹ Christmas yìí problem pé àfá wá mọ́kọba wa o mọ́kọba wa o gbogbo pé ẹ kí ní kàkèfèrí àrílẹ̀ jẹun ọmọ o dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ní táwọn èèyàn sá fún so ó wà bẹ́ẹ̀sì rẹ jẹ́ nítorí nítorí kíni wọ́n ni والابرار والفجار نيتوري توحيد لا نجو في بيسي الابرار والكني والفجار فهي منشأ الخلق والامر wọ́n gaga ni ìpìlẹ̀ dídẹ̀dá àti àṣẹ Ọlọ́run Ọba والثواب والعقاب ó ní ìpìlẹ̀ ẹ̀san àti ìjìyà وهي الحق الذي خلقت له الخليقة wọ́n gaga ni ẹ̀tọ́ Ọlọ́run Ọba tọ́lọ̀ torí ẹ̀dá gbogbo àwọn ẹrú rẹ̀ وعنها وعن حقوقها السؤال والحساب nítorí tàwídì nítorí àwọn àwọn tó so mọ́ tàwídì òun ni ìbéèrè àti ẹ̀san fi wà wà léhì ayẹ́kọ̀rù thawabu wal iqab lórí tàwídì ni ẹ̀san àti ìjìyà ó máa ṣẹlẹ̀ wà léhì nusibatil kibla nítorí ẹni kibla fi wà kíbítà mọ̀ kọjú sí kémù ní wà fi jihad nítorí ẹ̀lẹ́ fi faida jihad yọ wà híyà haqqullahi ala jami'il ibad òun ni ẹ̀tọ́ Ọlọ́run bá lórí gbogbo ẹrú rẹ̀ fàhíyà kẹlímọ̀tùlù islam òun gangan ni kẹlímọ̀ islamu wa miftahu dari salam òun gangan ni lẹ́kọ̀ alìjanna wa anha yus'alul awwaluna wal akhirun ìtò tàwídì ipa rẹ̀ ni wọ́n fi gbé àwọn tán ti wá síwájú wa àtàwọn tán bọ̀ lẹ́yìn fala tazulu ẹsẹ̀ rẹ̀ méjèèjì ò ní kò lójú kan yamal kiyama àfi tó bá méjì yìí mādhā kuntum ta'budūn ọlọ́ọ̀bá obìnrin kí ló máa ń jọ́sìn fún ìwọ tó ń sin mẹ́ta lọ́kan ìwọ náà dáhùn wa mādhā ajabtumul mursalīn kí ní kan tó fi dáhùn òjíṣẹ́ ọlọ́ọ̀bá lò tawhid náà ni lā ilāha illallāh muhammadun rasulullah ọ̀dáhùn méjèèjì yawmal qiyāmah wọ́n ń pè yí sí ojú ọ̀nà ẹ̀sìn ìdáhùn àkọ́kọ́ bóòlò ṣe dáhùn rẹ̀ bí tàkíkì la ilaha illallah oníkí la ilaha illallah kó múlò ma'rifatan ní mímá wà iqraran ní gbígbà wà amalan àti ní ṣíṣe tọ́ wà jawabu athaniya ìdáhùn ẹlẹ́ẹ̀kejì bó ṣe ìdáhùn ike bima ajabatum al-mursalin oní bí tàkíkì anna muhammadan rasulullah ó ní pé kíyàn fi rinlẹ̀ kíyàn fi múlẹ̀ pé muhammadu òjíṣẹ́ ọlọ́run ni ma'rifatan ní mímọ̀ wa ikraran ní gbígbà wa nkiyadan ní jíjúpájú sẹ́lẹ̀ wa ta'atan àti níbi mọ́tẹ̀lé ilé kalamun nafis muhim jiddan ó yẹ kíyàn mọ̀ kà lójoojúmọ́ na wo muqaddima al-ma'ad níbi ọ́n sọ ìtàn nípa nípa Muhammad sallallahu alaihi wasallam fi ní fi hadi khayri al-ibad so li yuraja inṣáàlá náà so ibi ta ti lọ ní pé iyyaka na'budu iyyaka nasta'in ma pe iyyaka na'budu wa iyyaka nasta'in ta lórí ohun kó lọ mọ́ kí a bí a mọ́ gbọ̀já gbọ́rọ̀ gbọ́rọ̀ oníṣẹ́ ńlá Muhammad ni ó gbà mí o Muhammadu gbà mí o ẹni tó bá gbà Ọlọ́run ló gbọ́ olúwa rẹ̀ nínú ọ̀rin táwọn ẹmọ́ ń kọnu Muhammad òjíṣẹ́ ńlá gbà mí o mọ́kí òjíṣẹ́ ńlá Allah ní kí Allah gbà mí Allah ló gbọ́dọ̀ pè ọ̀gọ́dọ̀ pẹ̀lú mídẹ̀ yẹn ọlọ́run tán pẹ̀lẹ́ ẹbọ ni o bẹ́ẹ̀ ni o ọlọ́run gangan ni o pè ọlọ́run ló lágbára àti gbà ọ́ ànẹ́bì kọ́ oye báyìí àbí ọlọ́run ló ṣe kí ni òun lágbára àti gbà ọ́ ànẹ́bì kọ́ ẹmọ̀ wo Imam Sa'adi wá ní pé wal-qiyamu bi'ibadatillahi wal-isti'anati bihi huwa al-wasilatu lis-sa'adati al-abadiyyah ìwà dìde pẹ̀lú ìjọsìn fún Allah àti ìmọ̀ wá ìrànlọ́wọ́ Allah òun gangan ni ojú ọ̀nà tí ma ń lìdìyàn lọ sínú ìdùnnú ìdùnnú gbére wan najati min jami'i shurur àti lílà kò níbi gbogbo aburú fala sabila ila najat illa bil qiyam bihima kò sí bá ṣe lè là láyé ní alkiyama ni tí è bá ń ṣe pẹ̀lú méjèèjì yìí wa innama takunu al-ibadatu ibadatan idha kanat ma'khudatan an rasulillahi sallallahu alaihi wasallam wa lamaw ìntà ń pè níjọ́sìn o ní ìntà nẹ́bí bá ti mú wá o bá nẹ́bí ò bá ti lè mú wá kì ń ṣe ìbáadà maulúdé ń ṣe ìbáadà ó dábòlà nẹ́bí ti mú wá kò síjà ń bẹ̀ ma ń sọ pé kò síjà ànẹ́bí bòlà nẹ́bí ti mú wá ó lè wá ní ìbòlà nẹ́bí ò ti mú wá àgbà ó yá mo fẹ́ jẹ́ kẹ́ proof fún mi lé ni tẹ́bá lè prove ẹ̀ ma gbà ẹ fún mi ní nọ́sù ṣebí nọ́sù náà mọ́ mẹ́rin nọ́sù ìgbà tó bá fẹ́ fa ipò ẹ fún mi ní nọ́sù tó là lè ṣe mọ́lúdì kódà ìní bódé àmọ́ rẹ̀ ìní ìwọ náà fún mi ní nọ́sù bákan náà tó là lè kí súbúhì ní rákà mẹ́wàá ó kí nọ́sù tá fún àwọ́ pọ̀ bá wọn nọ́sù padà mọ́ gbára wọn wó wà ní a a a ṣe wá kí ṣubú yìí ní rákà mẹ́wàá yìí méjìlá náà bí mú wà ó ti dáhùn ìbéèrè rẹ o bó ṣe dáhùn tèmi yìí ó kàn dáhùn tí ẹ náà ni law kuntum ta'qilun tàkí bí a mọ́ ń farabalẹ̀ jòkó owó nǹkan o ká ó tọ́mọ̀ ní ẹdú ẹdú o gbà tó ní ṣe ká kí ṣubú yìí tí gbogbo àmọ̀ pé mélòó rin ṣubú yìí

ọ̀rọ̀ pèsì jẹ ọ̀rọ̀ sí kí ni ó pèsì jẹ kò sọ́rọ̀ mẹ́ ìntaha ilé tó fẹ́ni tó bá wà very very smart tó dẹ̀ wà wise tó dẹ̀ tó gbọ́n ṣe pé àìgbọ́n ní mọ́ ń gbìyànwọ́ náà law kunna na'lamu aw law kunna nasma'u aw na'kilu ma àwọn yóò mọ̀ sọ yàmọ̀ ní kẹrìn pé ah tẹ́kí bí a mọ́ ń tẹ́tí gbọ́rọ̀ tán sọ yìí ni àwọn wà sí tàn gbọ́lá wà sí súnnà gidi tán ṣe fún ayé tó mọ́ ń jó àwọn náà ni tẹ́kí bí a tẹ́tí ni àwùnákìlù abẹ́wọ́ ma kunna fi ashabil jahim àbámọ́ wọnà ọlọ́run kama in tó ní àlè kí ọ̀yáka mẹ́wàá òun náà ló là lè ṣe mọ́lúdì ìbéèrè tó béèrè lọ́mìnì nínú ni ó ma ni àfi tó bá yà àgbàpá lè kí ṣúgbì ní mélòó mẹ́wàá ó sì mọ̀ páwọn yóò tètè dìde sọ́rọ̀ rẹ báwọn ẹgbẹ́ o ẹ bá wá okùn kalẹ̀ àti chénì in kíráka mẹ́wàá tó bá rí hmm, à ń gíndì rẹ̀ lẹ́nu the same thing ṣe mọ́lúdì ní mọ́lúdì wà ní ẹ̀ṣẹ̀ Islam tán tó ń tẹ́ra rẹ̀ mọ́lìdì tí ó dé àfi lẹ́yìn 400 years lẹ́yìn ikú ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam so ni wọ́n fi ń ṣe ìjọsìn ṣe ẹ̀sìn ta ló wá pẹ́jù ẹ̀sìn tí wá lè ní àbẹ́sìn ànẹ́bì tó bá níta ànẹ́bì ni a nìbọ̀ ìwọ́ ti láwọn kan títà ànẹ́bì ò ní o àwọn èyí tí ànẹ́bì ò ní òun lá ní ojúlẹ̀ ẹlòmí ò ní wallahi kódà wọ́n ní a máa ṣépè lánàbì ni wọ́n ní a máa sàṣàlátù ma wọn ò ní a máa sàṣàlátù ma sàlátù ìfàtí ni ó mọ́ sí sàlátù ìbùkọ̀ ìmíyà tánàbì kọwàá wọn ni ó mọ́ sí ah wọ́n lẹ́wọ́n jẹ́ mọ́sàsà láti bá nẹ́bí ayọ́rọ́ ah, lọ ń pa ẹnìkan ní ibi tán àwọn ọmọ wọ́n ní táwọn òkú wọ́n bá ti kú èpè ní ká mọ́sẹ́ fún wọn kí nìdí gbẹ̀tí jẹ́ mọ́sàsà fún òkú ọmọ kí làdúrà wọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe tẹ̀fì sí làdúrà kí làdúrà wọn fìdáwù mọ́ fìdáwù wà ní ẹ̀sì Islam aka Kùránì látòkèdélẹ̀ aka hadith awò orí fìdáwù mẹ́wù kùlhátù burhanakum in kuntum sadiq imi tí jọ́ kejì bá wà ìjọ́ kẹjọ 40 days ọjọ́ kẹtàlá one year a tún yí ẹ̀yìn òkú padà so gbẹ́sàárè rẹ̀ ó lọ change ẹ̀yìn rẹ̀ ni ìgbà ẹ́ láìsẹ̀ ẹ̀yìn <laughs> láìpọ̀ ń dí ẹ̀yìn tó wá ń yíye padà wá lọ yí ẹ̀yìn òkú padà à ń ṣe one year remembrance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo léyìí ìrọ́ ni ọ̀nà àti gbó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà ìtọ́ ni ẹ̀sìn Islam ọkọ́ wa ó dá tẹ́sì Islam bá kọ́ wa ibo lọ́wà ayúsà lákọọ́lẹ̀ sí ọgbọ̀ orí ní Islam ni sí bá nàmọ́ sọ ẹ̀sìn òṣèṣẹ́ à ìmọ̀lọ́làdí ní ọgbọ̀ orí ò gbé 1700 rẹ̀ ni wallahi èyí mọ̀ ń sọ kọ́ ìdá ìmọ̀lọ́làdí ní ọgbọ̀ orí ò gbé tó bá sì parí ọ̀rọ̀ yóò wallahi alé yóò mọ́ sọ fún wọn wípé àfà ṣìwọ́lọ́ ń sọnù kòránì ọlọ́ ni ẹfi tolúwa fún tolúwa ẹfi ti késàrì fún késàrì wọ́n lọ́wọ́n sọ bẹ́ẹ̀ nù kòránì wọ́n lọ́wọ́n sọ ó dábọ́ lọ́wọ́n ti sọ bẹ́ẹ̀ nù kòránì àkọ́nù pọ̀ ẹ́ wọ́n ni àbí àfà èmi ò kéwò àbí àbí sọ́lọ́wọ́n sọ bẹ́ẹ̀ ni kódà ọlọ́run gan sọ nínú kòránì wípé èmi ọmọ tó wà yìí kéwò musa ń pọ́lọ́run sọ akẹ́lẹ̀ wípé musa ń pẹ́ ọlọ́run ó sọ bẹ́ẹ̀ni tó wá náà Ibrahim gan gírí ọ̀sá sọ́lọ̀ sọ́lù ah síbẹ̀ kéwù afá síbẹ̀ kéwù sọ́lọ́run sọ bẹ́ẹ̀ni tẹ bá fẹ́ nígbà ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ń pè mí ló mú gọ̀ àbí bọ̀ ilẹ̀ sọ́nì sí pé ìmọ̀lọ́làdí ní ọgbọ̀n orí ò gbé ìyàn tó bá nímọ̀ ní kí n ṣe skóòpù wọ́n ibi skóòpù sẹ́sìn skóòpù láwọn yẹ́ fi ń sẹ́sìn ohun skóòpù tí mo lè fi tọ́ọ̀bọ̀ transformer ṣe bó rí transformer ládùgbò yìí kí Se ba bá ọ kí ni ayé ló bá mi ẹba ń gbé òkú wá nítọ̀bọ̀ transformer èyí èyí onítọ̀ ni wọ́n yọ òkú mi transformer ọmọ tó ló bá ọláyọ̀ ó wà fílẹ̀ sáyé yóò dà láyé ránú skóòpù ní ṣe skóòpù o lè fi tọ́bọ̀ transformer bí wọ́n ni ah yíká o ẹfinẹ́lẹ́ o ẹfinẹ́lẹ́ o ọmọ ekere kọ́dọ̀ tó mọ́ bá ní pé yẹ́sà ẹbà mú pláyàn ah ṣe mú ah ṣe ẹni mú tọ̀ tọ̀ bàbá ẹmú kò sí kankan ah ó dá ah kó mọ́ jomi ní ah gbá àfọmọdé níbi ọ̀rọ̀ ayé tó bá ti wá dìbí ọ̀rọ̀ ẹ̀sìn ní àdí pé kíni kíni ẹni ká mo kéw mo sì wà límọ̀ kẹ́kàn bí pé ok yẹ́sà ẹ̀dàkùn ẹbá wà káà fatiha ní kíni ó fẹ́ dáwà lálẹ́nu wallahi fatiha albarika lẹ́lú mímọ̀ kí n tẹ́lú ìmọ̀nù aliamudu lè lá ẹ̀tún fi fatiha kọrin èyí alámúnẹ́sẹ̀ká tí a mọ́ sọ́jọ́ ní wékìníkà mú bá tún kan fídíò kan ní Facebook láìpẹ́ yìí afẹ́lẹ̀ yìí kí jó mọ́lẹ̀ nípa alámúnẹ́sẹ̀ká láàkà sọ́dọ́gàkà ó ń jó tó ń tọ́ tí mú àsọ́báyì tí ń kó mọ́lẹ̀ nípa wallahi عرفان لك ديك والله يعني في سكوب وساسن والله سكوب نفي ساسن إنهم إلا يظنون ظنوا ظنوا صننا نسي ظنني فإن الظن لا يبني من الحق شيئا ظنوا نين ككانت يوفي وودو so ọ̀rọ̀ yìí nǹkan ò náà sàlẹ̀ fún àmì ìbáyìí ipé ẹ̀sìn tọ́lọ́run wa ó gbà lọ́wọ́ wa ó òun lèyí tó bá ti bá tànábì mu sallallahu alaihi wasallam èyí tí ó mu jùúlẹ̀ masagidi jùúlẹ̀ ìwọ́n náà mọ́ pànábì ò ṣe ẹ lóòtọ́ àfá lóòtọ́ ànábì ò ṣe ẹ ṣùgbọ́n ṣùgbọ́n ṣe kí wá ló wà bí kámọ́ sí kí ló wà bí kámọ́ Ah, ẹjí gbogbo àgbílẹ̀ ní pé láti ní lọ gbogbo tàbà máa ṣe ó gbùdọ̀ ní ẹ̀rí ní Kùránì àti kẹni Sunnah pẹ̀lúkébò làwọn ẹni rẹ̀ àná ṣe ṣe àwọn sàhábà Nábì àtàwọn tàtẹ̀lé wọn lórí dáadáa bó làwọn ṣe ṣe tí wọn ẹjí kó jẹ́ pé n 400 years lẹ́yìn ikú Ànábì lọ́dẹ́ kí ni o na tó gbèdé Ànábì ò sí sáwí funfun àwa ní ànábì bọ̀ wá ń bẹ́ amúdá Tìjání bọ̀ wá ń bẹ́ àdúrúkọ́lù ìyẹ̀lá ní ọbọ̀ wá ń bẹ́ ibi tí wọ́n yà ọ́ pọ̀ láyé kèsèkèrè ṣe tó má kùn bí wọ́n tún lọ Cameroon náà rí lójú ẹsẹ̀ náà tún lọ Senegal lójú ẹsẹ̀ náà so ẹ jẹ́ ká ṣe ẹ̀sìn wọ̀lá intanso ni ẹlòmí mọ̀ pé ah wọ́n ní ká mọ́ sí lọ́wọ́ rárá ẹ́ sì ni ọmọ sí lọ́wọ́ kí làwájò kó títí bá ń ṣe a ma ń tàn sọ ní kí má fi skóòpù sẹ́ẹ̀sìn skóòpù sẹ́ẹ̀sìn ìmọ̀lọ́làdí ní ọgbọ́n orí òsè kí ni kò gbé ẹjẹ́ á wà sìn sí àpẹ̀lú kọ́ ìdà yìí bọ́ọ̀bá sọ̀rọ̀ pẹ̀ ẹ̀sìn lọ́wọ́ mọ́ ṣe báyìí àbí wọ́n ni maksudan biha wajha Allah o ó wà tún ma fi wá ojú rere ọlọ́run kọ̀tọ́ kọbalóhun ṣe súnnà ànábì àmúwà sí sí nítorí ọlọ́ọ̀bá àgbákò mú túnlé yíò náà ó eh internet bá ti sọ ní sí nítorí ọlọ́ọ̀bá fi ń ṣe ikhlas eléyìí ọ̀rọ̀ tó léwu tó ní agbára nífà bó bá sí nǹkan torí ọlọ́ọ̀bá ṣírùkù nífà ṣírùkùn azgar àbúrìyà àbí súnmọ́ in tó ń ṣe ò sí nítorí ọlọ́ọ̀bá òun ṣe ìyẹn ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà wọ́n ní fàbí hadhainil amrayni takunu ìbádà takunu ìbádà pẹ̀lú nǹkan méjì yíò ni ìbádà fi mọ́sí kíni o ni ma fi ń dúó wà zákẹ̀rọ lìstìyàna tàbádà lè ìbádà máa لاحتياج العبد في جميع عباداته إلى الاستعانة بالله تعالى ìdí ni wípé ẹrú ní bùkátà níbi gbogbo ìbádà rẹ̀ kí ló ní bùkátà sí kó wá ìrànwọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fa innahu in lam yu'inhu Allah ìdí ni wípé tí Allah subhanahu wa ta'ala ò bá ràn lọ́wọ́ lam yahsulu lahu ma yuriduhu min fi'lil awamir

wọ́n ni ay dullana wa arshidna wa waffiqna ila siratil mustaqim ìtumọ̀ ní pé Ọlọ́run Ọba fi wá mọ̀nà júwe ọ̀nà fún wa náwọ́ sí fún wa Ọlọ́run ojú ọ̀nà tó ṣe kí ni tó lọ tààràtà wa huwa at-tariqul wadihul Allah subhanahu wa ta'ala wọ́n ni wa ila jannatihi òun ni ojú ọ̀nà tó jásálì jẹ́ náà lọ́wọ́ ojú ọ̀nà kanẹ́sì ni kìí ṣe méjì kìí ṣe mẹ́ta wa huwa ma'rifatul haqqi wal amalu bihi òun náà sì ni kíyàn mọ òdodo kíyàn dẹ̀ síṣẹ́ tọ òdodo yẹn fahdina ila sirat wahdina fi sirat ọlọ́run wá fi wá mọ̀nà lọ sójú ọ̀nà wá tún fi wá mọ̀nà lójú ọ̀nà ọ̀tọ̀ ni alhidayatu ila sirat ọ̀tọ̀ ni alhidayatu ala sirat aw fi sirat ọ̀tọ̀ ni pọ́lọ̀ ọba fi mímọ̀nà ọ̀tọ̀ ni pọ́lọ̀ ọba wá jẹ́ kí n tún wà lórí ìmọ̀nà yẹn mélòó mélòó ẹni tó mọ̀nà lánàá ó sì sọnù lẹ́ni inna quluba al-ibad bayna asbi'ayn min asabi'i rahman yukthir min qawlihi من قول اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك oyin báyìí àbí tó kí ma bèèrè wọ́lá láàrin ìṣẹ́jú kan inna ahadakum la ya'mal bi 'amali ahli an-nar hatta ma yakunu baynahu wa baynaha illa dhira'un dhira'un ìgbọ́n ìgbọ́n náà pẹ̀bẹ̀ arms length láti bí síbí báyìí in tó kù tí ó fi wà lè jẹ́nà òjúbáyìí lọ tó bá fẹ́ràn pẹ̀lú ọ̀rẹ́ bí agbí méjì báyìí tí ó kí bí ẹlòmí few minutes tó kù tí ó fi wà lè jẹ́nà fayesh bí kò aléhì lè kìtàbù àkọlù ò yóò padà di wípé in tó kù láàrin òun àti kọ́ wọná kò ju bí ìgbọ́n lọ fayasbiqu alayhi al-kitab fayamal bi amal ahli al-jannati fayadkhuluha hadithi mi wá clear sí fún wa pé inna ahadakum la ya'mal bi amal so àìní ikhlasu lásán

اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مسيرنا ọlọ́run sọ ní Qur'an dhalika mablaguhum min al-ilm in tán mọ́ òjú ayé yìí lọ níbi alkiyama kọ min al-ghafilin inú àti wọ́n fọ́nú fọ́ra níbi ọ̀rọ̀ alkiyama lókù Imam Ahmad rahimahullah nígbàtí wọ́n rẹ̀ wọ́n kọ́tó àmọ́ rí pé wọ́n wá gbàtí ẹ̀bá faint wọ́n fẹ́ kú so wọ́n pariwo wọ́n ni pé láà wọ́n sàn sọ pé bí láà láà láà lísàl àn láà lísàl àn ọ̀rọ̀ sí ìrìnà ọ̀dá bí pé kí yẹn dákú kó sàmọ́ ó sàn wikini pé rárá rárá rárá fa àfáàkọ́ ugmiya aléhì fa'afaq wọ́n dákú ní bá sí jí padà nìyẹn àwọn ń bèèrè lọ́wọ́ wípé àwọn Abdullahi Saleh wípé ẹ̀kan ẹ̀ ń sọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní àtàní ṣeìtọ́nù ṣeìtọ́nù ma ní wọ́lá ah Ahmad ó sì bọ́ lọ́wọ́ mi wọ́n náà wọ́n sọ pé a ah, ìyìn tí bọ́ o ìyìn tí bọ́ o bọ́ ní kíni sẹ́rí tẹ́mi ò bá ìtí bọ́ o tí bọ́ lọ́wọ́ ṣètọ́nù ṣètọ́nù tí ń búra pẹ̀lú ọlọ́ọ̀bá wàbí ìzátìk ń fi agbára ọlọ́ọ̀bá búra la agoyennahum ajma'in gbogbo wọn ní sọ́nù hádà shaytan harisun ala ìdìdálẹ́kọ̀ mélòó mélòó ẹlòmí tó ṣe pé gbogbo ó fẹ́ kú tán yóò sì sọ̀rọ̀ kúfúrú fayamutu ala dhalik ala al-kufri wa zandaka wa al-ilhad ba'da an kana musliman yóò kàn tàmù díẹ̀ tí ó lò láyé yóò sì sọ̀rọ̀ kúfúrú yóò dẹ̀ kún kéfèé ló jẹ́ pé ó rẹ̀ nìkan ẹlọ́nkí lọ síwítù nínú tó jẹ́ wájìbù fún yín oníkẹ́ mójútó ẹ̀sìn ẹni ohun ìdí ni pé almaradu madhinnatu limauti ni tíyàn bá kú madhinna pé ó súnmọ́kẹ́ ní ìkú tíyàn tó bá rẹ̀yàn ju ní báwà sí rí ah èyàn tó bá rẹ̀ òun tó súnmọ́kú jẹ́ ó jẹ́ bí kí bí yínì kan kídìnrẹ̀ ìkọ́ kan gẹ́mbì kan báyìí pìm yóò kàn kú náà wọ́n lè lẹ́sẹ̀ operation kan lọ́wọ́n kan fọ̀bẹ̀ gé liver báyìí wù kàn kú náà èyàn tó wà ogun ta ní káfìgbàra wálẹ̀ báyìí

ẹnìkan ti láti fún mi pé ah, ọlọ́run kan máa understand ọlọ́run òhòrò tó bá hùn so tí ò rí kò rí ẹmùyàn fẹ́ ìrún ìrún tọ́lọ́run ò fílẹ̀ lójú ogun tẹ́mi àwòyàn bọ́ lọ́wọ́ ẹ̀sì tí wọ́n kírùn salatul khawfi náà ń gbé ṣe ìwọ̀n jagun lọ́wọ́ ni ọmọ kí náà ni

وبينكم اليش الصلاة من تركها فقد النبي ونص عصر النبي نكي من ترك العصر متعمدا فقد كفر èyí tó bá mọ̀ mọ̀ ó fojúlẹ̀ ó ríwọ̀n ní asìrì in tí jùmhóró lẹ̀ ìlàmọ́dọ̀ an sọ̀láti lùwústọ́ sọ̀láti làásà almuhim o ní pé ẹni tó rẹ̀ yìí in pè sí kí tàṣù àmà ìjọpẹ́ eh, kí mọ́tò mi ń kọ́ gbóòrò owó tó wà lákàntì sí ìdín lórí ààrẹ lórí ààrẹ ibi táwọn èèyàn fẹ́ràn ayé ọlọ́run ni alhaakumu takathur hatta zurtumul maqabir ẹlòmí yóò ayé ìfẹ́ ayé gbégbégbé ní gbọ́ ọ̀nà sàárè yóò dínú sàárè báyìí yóò rí kóhùn mú kankan lọ́bọ́lọ́ bá ní ayé tó ṣe pílẹ̀ wànú ayé ayé tí ó sí bí kíná bí kàsàrá bí bí kíyàtì yahsabu adh-dhama'u ma'an ayé tó ṣe kí ó dà gẹ́gẹ́ bí mẹ́rẹ́jì nínú dẹ́sàtì ni ẹni tó gbẹ̀ngbẹ̀ yóò rò bí ya omi ń bẹ lọ́ọ̀kan ni wallahi báyé ṣe rí nù àwọn tán lówó láyé lánàdá àwọn dà dákọ̀ bá fún lè ní àwọn tán lówó lánàṣẹ́ tán máa ń bọ̀ tílé ọdá ọ̀rún wọ́n kú kódà kò sí tẹ́sẹ̀lẹ̀ àmá bákà ti sàmọ́ kódà sọmọ̀ òsùnkún kódà <laughs> ayé ọ̀parẹ́ wọ́n kú wọ́n kú tó àwọn àtòwò wọ́n kú ni kò dẹ̀ sí tó anybody sí ìrọ́lọ̀ bá mú kí ọlọ́run ló tó fún apá ilé òòrè ìrọ́lọ̀ bá mú kí la kí ló wà ní ayé òun gan látàtà ní pé inal hayata qalilatun ladhatuha ayé tẹ́ ń wò yìí ìgbádùn rẹ̀ kéré ladhatun qalila tahdu biha ladhat al-abadiyya ṣe nítorí ìgbádùn ayé kékeré ló wà fi ba ìgbádùn al-kiyama tó ń bú wọn ní wọ́n mú ẹni tó gbádùn jù nínú àwọn ahìlè náà nínú àtàn lẹ́tọ̀ sí kan wọ́n wọ́n lọ gbádùn jù láyé ẹmọ̀ ẹnu láti pẹ́ sọpípa tó fi dàgbà sí kẹ́kẹ́ ń ta orí olùkọ́dà kẹ́kẹ́ ò tán sọ́nà pa ìyà ń jẹ àwọn èèyàn ìyà ẹ̀ẹ́n sí ìyà mọ́ ń ya àmọ́nà àwọn ọmọ náà ló wà yàmọ̀ ni kankan fi sínú náà láàrin kájújúkáìlà bí báyìí bó ṣe kéré tó yẹn wọ́n á bí ìlọ́rọ̀ rẹ̀ pé so gbádùn ríláyé yóò ní kí náà gbìn gbádùn so ìtumọ̀ ní pé ìyà tí ò tó one second tí ò tó ká díjú káyà padà hun ó tó láti gbàgbé gbogbo ìgbádùn tó wá jẹ láyé ìgbádùn tó ń lé bọ̀nú àwọn ọmọ àlìjẹ́nà ló wà ó jẹ́ ìyà ẹlòmí ò gbà tó fi láti kékeré wọn bí sínú ìyà kódà àwọn ó jogún ìyà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ gan ni àwọn ọmọ tún jogún lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n àbẹ̀rẹ̀ pé wọ́n wà fi sínú àlìjẹ́nà fún ìsí bí irú ìdìsẹ́wọ̀n ẹ̀ náà ni just a blink of an eye wọ́n ni so jẹ̀yà rí ní sí kíníkà tán gbé ìyà ni a deep ká tó wá sọ al-aish fil jannah وكذلك العيش في النار نسأل الله السلامة والعافية an bí Allah subhanahu wa ta'ala kó foríjì wa àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn kùdíẹ̀kùdíẹ̀ wa an bí Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a kó mọ́ jẹ́ ká jẹ́ adọ́rùn mọ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ dí ọ̀run ká tó mọ́tọ́ ọ̀yí báyìí àbí ọ̀pọ̀lọpọ̀ yóò wọ́n ó kú tán nítorí kí ni wó ṣe wó ṣe kí ni wó sí gàgá lójú àwọn èèyàn ní yamal kiyama ìjọ tó bá ti ẹ̀tí kú bá ìgàgá ti sí yóò ti mọ̀ pé ó ké á ìn tí ó yẹ kí wá ṣe láyé nì àmọ́ tí mo ṣe ní mo ti fẹ́lì فنواصل في الأسبوع المقبل إن شاء الله هذا لمن عنده سؤال فليتفضل نعم نعم نوع أنتم وعليك السلام ورحمة الله أوكي سلام تفضل نعم ní tó súnmọ́jú ní pé Madina ní tó súnmọ́jú ní àbíkọ́ ní túnmọ̀ yí pé èyí tó bá pàdé èmi lẹ́yìn ayé yìí tí ó dẹ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala onítọ̀ wà lè jẹ́nà wallahu a'lam àdífà bí ìwé wọn lọ chẹ́kẹ̀ insha Allah bẹ́ẹ̀ ni àánú kò látànáfì bayna hadha wa hadha wọ́n ni pé ìntàfà mọ́ sára ìlú pé èyàn ma ń sin Ọlọ́run subhanahu wa ta'ala bil khawf wa raja'i wal mahabba bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ so èyàn ma bẹ̀rọ Ọlọ́run èyàn sì tún ma rú kan pé ah, Ọlọ́run bá forí jì mí so méjèèjì ó máa balance ara wọn téèyàn bá wà lórí pé bóyá èyàn bí pé èyàn wà ní ayé èyàn pé èyàn rẹ èyàn gbóòrùn kú èyàn ó jẹ́ kí khawfu pọ̀ ju ọ̀rọ̀ jáwù lọ sódà èyàn ní máa sẹ́ lọ́hùn ẹni àwọ̀ ma fáwọn ní pé téèyàn bá rí pé eh, ààrẹ ti ń ṣe mí àbí tó ṣe mí ní tó súnmọ́jù ní pé kú ni o èyàn

wọ́n ti ṣe ìtọ́nù wọn sọ fún pé o ti bọ́ bọ́mí ṣídà pé à ìṣẹ́jú kan tó kù tí ń lò láyé iṣẹ́ ṣètọ́nù sì lè gẹ́ẹ̀tì mi ó yẹ báyà bí kéṣí pé tó pè ní ọkànjá ní pé kábìlìkà àti gbọmọ́ ṣètọ́nù lọ bá yóò ara o kọ wá dẹ̀rálẹ̀ bọ́ dẹ̀rálẹ̀ ṣètọ́nù ó gbé ọ wọ́n ẹgbẹ́ ṣètọ́nù ṣe kíníkà ẹgbẹ́ ṣètọ́nù lè

islam lọ́nà òun lọ́nà kò sí doubt kankan yí ń gbé lọ́nà sàárè bẹ́ẹ̀ ni kí ló ń doubt fún gan christianity ni wà lọ́nà ni àbí judaism àbẹ́bọ paganism islam ni inna dina inna allahil islam so wallahu alam na'am gairu gairu ma fi wallahu alam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh